والصلاة والسلام على رسول الله <clears throat> وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم الدين أما بعد أدبفن الله سبحانه وتعالى <clears throat> أترى لكم كاتب هو محمد صلى الله عليه وآله وسلم ibi tí a bá láyé dé ọ̀nà ni annákìdù àwọ̀rọ̀bíà ìkẹlẹ̀ kẹrin nínú àwọn kan tí ó mọ́ bá ìsìn ìsìlámù ẹ̀jẹ́ òun náà ni a ti ṣe àlàyé fún ara wa ní ìjẹta àti àná ìgbìtàdẹ̀ tó ní kíyàn ma lo ìdájọ́ tó tàpá sí ìdájọ́ ẹ̀sìn Islam kí ẹ wá ní ìgbàgbọ́ wípé ìdájọ́ yẹn kọ́ o permissibility wà láti lòun kódà o bá gbà wípé ìsìlámù dáa jùlọ a ní pé ibi nǹkan asẹ̀pá àyàn pín síbi mẹ́rin nù àwọn kan gbà pàwọn ìdájọ́ tó takọ sí tó tó sì ìdájọ́ alaihi wasallam ó dáa ju ìdájọ́ annabi lọ àti ìdájọ́ ọlọ́wọ́ bá subhanahu wa eléyìn kọ́ kúfùrún mukhrijun minal millah alẹ́lẹ́kejì òun ni ẹlẹ́gbà pé ìdájọ́ ìlú tó ìdájọ́ ìtàpá sí islam àmá islam dá jùlọ àmá sí lè lò náà kó gbà pé èyàn lè lò kúfùrú mi tún lè yàn lọ́tọ̀ àbíkọ̀ gbà pé ìdájọ́ kí wọ́n gbà pé islam ogun ti ẹ̀ dáadáa ìdájọ́ yẹn wà kò wà bí fitting fún period tàwà yìí ọgbà wọn kan tí a nẹ́bí kan ṣe ń gba ìrókà sí torí táìmù gbà yẹn ẹ̀mọ̀ kígbà yẹn kí n pé ojú tí la much bá yẹn bẹ́l ìgbà tó jú lájú nìyẹn ìsìn gangan lójú àwọn yẹn ti fọ́ lójú àwọn yẹn ti dí kò sí nǹkan tán pè ní ọ̀làjú wàláì àwọn ọ̀dọ́ kí náà ń ṣe lọ́wọ́ kí ní sẹ́tàwọn ọ̀dọ́ mẹ́sí láwùjọ ìkí náà àwọn ọ̀dọ́ àwọn ọmọ fi ọmọ kí ní àwọn shabab kódà àwọn àgbàlagbà gan níwú àwùjọ bẹ́ẹ̀ ní àwùjọ tó bá lajú tó lajú gidi o wọ́n mọ̀ pé àwọn eléyìn kọ àyọrọ̀ wọn mọ̀ mú jútẹ́sìn ní nǹkan pè ní pọ́lájú ní ṣe ìsìnlá àwọn wa Muhammad sallallahu alaihi wasallam ilé ìkọ́nà ń pè lọ́lájú ilé ìgànnà ń pè ní ìfọ́lójú kéyàn ti fọ́ kójú yẹn ti fọ́dánù awaka àwọn àyà ti fúnra tó ń tọ́ka lórí bẹ́ẹ̀ ibita tíwádọ́ ni pé fàlẹ́dì ya kúrò iná huma sawa un káfir wa aṣẹ́dù min human ya kúrò iná hukuma bí wáyé ma an zalallá ahsan min alhukumi bí ma an zalallá hada aṣẹ́dù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lámẹ́nu bá wípé ibidé yóò ti rí pé kò pọ́síbù ní kíyànwá fi owó àwọn òfin tó tàpá sí òfin Islam bí káàlá afẹ́fẹ́ tún lú sí àbíkálò láti revive ẹ̀sìn Islam akànlára lásán ni a sì pẹ́ gan lójú aláyẹn tàbá sọ́ra ìwú òfin tó pé ọlọ́ọ̀bá gbò fẹ́ àlófin tó takó tọ́lọ́ọ̀bá wá fẹ́ fi tún tọ́lọ́ọ̀bá ṣe kò fi ìtọ̀ fọ́ntó mọ́ni àbí èyàn lọ toilet ó fẹ́ ẹyẹ kó fọ́bẹ̀ kó mọ́ni nǹkan ti dọ̀tí ó wá ń fi tọ́ fọ́ ní mọ́nà ó tún fi ẹ̀gbìn kan replace ẹ̀gbìn mí ni kò lọ in tó lè in tó lọ òun náà ni wípé ká pe àwọn èèyàn padà sí ẹ̀sìn Islam bóò ni òfin ọlọ́ọ̀bá àti sàlàyé bóòlù òfin ọlọ́ọ̀bá sí mọ́ padà ń rìnlẹ̀ ní gbogbo nílùú oníkó òfin ọlọ́ọ̀ mọ́ ń bẹ̀rẹ̀ ẹlòmímọ̀ pé dáúlà ìsìlàmíyà mọ́ ń bẹ̀rẹ̀ nínú fámílì tẹni fámílì tẹni bá yóò dáúlà ìsìlàmíyà là ń lọ mẹ́ Islamic State ní fámílì tẹni kí ni gbogbo àwọn òfin Islam na observe family ti yín daula islamiyya family ti yín family ti yín gbàtúbà fi gbígbà gbogbo àdúgbò gẹ́ ti daula islamiyya bí gbogbo àdúgbò báyìí à kí lọ abú bóò ní bá à ẹwọ òfin ọlọ́lá ánà ló bá yóò kọ́ọ̀lá Allahu kọ́ọ̀lá Rasul ánà ló bá yóò nǹkan bá tàbí kí lọ́lọ́run sọ kí lànàbí ní á sí wọ́lá ni gbogbo àwọn àfáà nínú àwọn masajidi káàkiri wọ́n ṣe wá sí wọ́n ké lójoojúmọ́ ẹ̀yìn ẹ̀yẹ bẹ̀rún ọlọ́ọ̀bá ẹ̀sì padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá àwọn èèyàn gbọ́ wá sí wọ́n lùpà ó tọ́mọ̀ nífà ẹjá padà sọ́dọ̀ ọlọ́run náà kí láwọn wákàkiri láti jọ ìgbìnà ṣùgbọ́dọ̀ ọlọ́ọ̀bá gbogbo ẹwà ẹjá padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá fàfíwó ìlàlọ́ nígbàtí bá fi rí báyìí gbogbo olórin bá àwọn àfóòtú dákẹ́ wọ́n tún ké ẹyẹ ẹbẹ̀rún ọlọ́wọ́ igbáwó onátúnké lójoojúmọ́ onátúnké onátúnké nígbàtẹ́bà fi rí báyìí gbàtẹ́bà fi rí báyìí kọ́ o kò sí a whole state tó dẹ̀ dìdá ọlá ìsìlàmí àmà lọ bóòlá ṣe pẹ̀kẹ́ bó ṣe mẹ́sẹ̀ lẹ́bẹ̀ẹ́ ni ó sallallahu alaihi wasallam díẹ̀díẹ̀ èèyàn kan méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ni àwọn alágídí yóò mọ̀ wà ní gbogbo ayé àtàwọn tí wọ́n nígbà but àwọn tí wọ́n gbà ó padà alhamdulillah ṣebí ní Madina àwọn káàtà pàwọn ògbà but wọn ò ní padà lọ́fṣẹ̀ wọn padà wọlé náà ni bọ̀ wọn àdì munafikin ti wọn bọ̀ almuhim o ni pé ẹ̀sẹ̀ wà jókòó ma alhamdulillah yóò àdì pé because ẹwọ́n o bá ṣe wáwà yìí bá ṣe wáwà lọ́bá yìí táwọn àwọn èyò tí ẹ̀sẹ̀ tàà ti gba Kùránì àti súnà láyé ló láìfún wọn olórí kó wà dé kò possible kò lè ṣẹlẹ̀ kò lè work yóò gbà rẹ̀ láti malé nígbàtí petition bíbẹ̀ 5,000 makon débìn ike wọ́n deprive of our democratic rights musulmi ni o they are depriving us of our democratic rights why wọn ò já ní òwò jáde ma wọn ò já ṣe zìnà ma wọ́n ni ká mẹ́sẹ̀ lè ma wọ́n tàbá ṣe lè wọlé alókùpa ah irú barbaric religion wọn ni ẹ no we don't want give us democracy o tẹ́ àbótẹ́ ìjọ́ kejì ni wọ́n rebel against ẹwọlé ẹ̀yọ́kọ̀ lórí oyẹ wọ́n dẹ̀ ní ẹ̀kùn international community láti yọkùn mẹ́ because àwọn náà fẹ́ kò mọ̀ sí mú nǹkan báyìí àmọ́ ara lú ní interfẹ́nusẹ́ abẹ́ gbọ́wa ní campaign lọ lójoojúmọ́ ní àwọn western state against the mamlakatul arabia saudiya lórí pé ẹsẹlẹ́mọ̀ tí àwọn obìnrin mọ́nulé ní mọ́nù nìkọ́ obìnrin náà bá jáde pé interfẹ́nu ó dá interfẹ́nu ẹmọ̀ pé kí ní ẹ kò sí interfẹ́sọ́nà ah, ah, kí ní sẹ̀mọ̀ afẹ́gbà yìí lẹ̀ a ní interfẹ́nu ẹ fi wálẹ̀ mọ́gbà wálẹ̀ bọ́ ará àdúgbẹ́ ti dìde pé à ẹwà òfin president ilé ìfẹ́ lé o ẹwọ àwọ òfẹ́ bí a ká fi Islam lẹ́ṣẹ́ bẹ́ẹ̀kan náà ẹ̀dá lo orílẹ̀ ojú ẹsẹ̀ ni ó yọ́kò lórí oyin bíìsì ni pé àwọn èèyàn fún àwọn ìtì dáúlà Islamiyya yóò tí sí nínú ilé wọn ìwọ wá fẹ́ establish látọ́kẹ̀ kò lè kèyàn establish bẹ́ẹ̀ kò possible lànàbí ò fi establish ẹ̀bẹ́ sallallahu alaihi wasallam ló yẹ kí gbogbo first 13 years of dáwà nabi wallahi tawhid ní kàlàrí mi gbogbo towards the end of that first 13 years ó ní sọ́lá tó dé lóyẹ́ sọ́lá ní agbára gan ní Mẹ́kà táìmù ọwọ́ gbẹ̀yìn ní sọ́lá tó tó wọlé yàtọ̀ sí ẹ̀kọ́ tàwíìdì ni ìsọ́lọ́bà náà kan ṣoṣo kí nìdí anẹ́mfin pípí àmáìdì àwọn èèyàn máìdì wọ́n ti wá sọ̀bmìtì fọ́lọ̀bà tẹ́yẹnyẹ gbàtà dé Mádínà báyìí ló jẹ́ pàwọn àyà tó eh suratu tauba suratu al-an'am bakor àti bẹ́ẹ̀ lọ bá nisa madina ni púpọ̀ nuka jọ kalẹ̀ tó bá lọ kasuro ó rí bí àwọn ahkam àwọn dájọ́ jihad àwọn tó wà menu àwọn kí ó yá ẹsẹ̀ ilé báyìí obìnrin báyìí ilé báyìí ilé báyìí suratul azab ilé báyìí ilé báyìí ilé báyìí ní Mákà àwọn sọ́wọ́ tó sọ kalẹ̀ Eh? àwọn súwọ̀ tó sọ̀rọ̀ nípa pé tawhid ìsọ́lọ̀bá lọ́kẹ́ sọ́sọ́ súwọ̀ tó sọ́bá náà pẹ̀ iṣẹ́ súwọ̀ lórí ìnira àwọn kèfèrí mọ́ bá wọn jà sáà kọ́ fún wọ́lẹ̀ gbogbo nǹkan pẹ̀lú fèsì ni pẹ̀lú lẹ́vù ni nígbàtí wàdà adímàjí náà ló fi àti pé wọ́n á ní pẹ́ra èyàn tó bá jalè wọ́n gẹ̀rọ ní ẹnìkan olè takùn wọ́n ẹwà فالذي يقول الناس لا يصلح لهم اليوم الا هذه الانظمه wọ́n láàrín lórí ma ń sọ ilé ìgújú kan ilé káà tí a rí báwọn yẹ́sùwá wà lé ní òfin islam ò lè wọ́kì fáwọn èèyàn ma yasluhu lahumu sharru sharia sharia islam ò bá sùkútà wáyé ẹjá change kìíní wala yusayirul hadara kò bá civilization mú a ma yasluhu illa tahkimul qawanin kò sí nǹkan tó lè wọ́kì fún wa àfi ká lù àwọn òfin àgbélẹ̀rọ yìí wà musayarotul alam ká mọ̀ rìn tẹ̀lé ayé báyé ṣe move let's move with the world ah? tẹkúnù mọ̀hàkímúnà tẹkúnù mahakimuna mithla mahakimul alam àwọn ilé ẹjọ́ wa ilé ẹjọ́ wa ẹjọ́ dà gẹ́gẹ́ bí àwọn ilé ẹjọ́ àwọn kèfèrí náà nígbà tó ṣe kí báyé ṣe múfù náà nù ibi ayé bá dájúkọ lálọ́sà dájúkọ irọ́ o bá dájúkọ nú náà dájúkọ tiwa àwò padà sọ́nà àlìjẹ́ náà tiwa ni àádá ahsan min hukmilla inú jẹ́ pọ̀kọ́tara wá ilé ìfẹ́ ìdájò fi ọlọ́wọ́ bá ní tàbíta wáyé àádá ashaddu kufran min alladhi yaqul inna hukmallahi wa hukma ghayrihi mutasawiyan ilé tó yà kìfì ìlú jẹni tó sọ pé dédé lò fi ọlọ́wọ́ àti òfin èèyàn amma idha hakama bi ghayri ma anzala Allah li hawa fi nafsihi ilé lásàlà ìlànà ibi tó ti ní kó sí àkídà àwọn hawarijinu àmìyàn tí bá ń lò fi tó yàtọ̀ sófí ọlọ́ọba nítorí bí ìfẹ́ ẹnú kan kí ó mọ̀ kó fi ọlọ́ọba gẹ̀lẹ̀ kálò ó mọ̀ pàá se gẹ̀lẹ̀ tàà lò bọ̀ ìfẹ́ ẹnú kan ló gbé àwò jáhàlì bima anzalala àbíkò tí ẹ̀mọ́ tọ́lọ̀bá ti ẹ̀ ń sọ gẹ́ nígbàtẹni ọmọ olùfẹ́ lọ́bàá ogun tí ẹ̀mọ́ tọ́lọ̀ ti ẹ̀ ń sọ wa huwa ya'taqidu anna hukma Allahi wal haqq àmúgbà pín tọ́lọ̀bá ti sọ wa dhalika kufrun duna kufrin eléyìí ẹ̀ṣẹ̀ ńlá ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi nínú kabairu dhunub òdànà pè ní kufrun duna kufrin ẹlẹ́ẹ̀kẹ́rún nínú àwọn kan tí mọ́ bá ìsìn yẹ ni man abgọ́dọ̀ ṣe àmìmọ̀ já abíhì rasul sallallahu alaihi wasallam wala amina bihi kafara ẹnikẹni tó bá kórìíra kankan nínú tánàbí mọ́wá kò bá ma ṣe kèfèrí ẹlòmíì wọ́n nàkà ìjọ pọ́sìbì kí ẹmọ̀ kúrò ní mùsùlùmí kó dẹ̀ hìtì tọ́lọ̀ bá sọ àtàlẹ́mìsì wọ́lẹ́wà dáadáa tí ẹni tí ó hìtì ní mọ̀dàmú sákòfí mílẹ̀járí yóò ma kò sínú kínìdí ìkórira burúkú tẹ́lómi ní fẹ́sẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fọ́lá kí ní ò bá mọ́jọ́ rẹ̀yàn wọ́n kà hìtì ẹ̀nà ní kí ẹlòmí tó bá gómìnrin múra dáadáa tó múra ẹ̀sìn wọ̀lẹ̀ ó hì tí èbúrúkú wà dásọ̀bọ̀ gbogbo ara ṣẹ́gà tí ẹ máa hẹ́tì nínú ti lè ṣe gan ó yẹ kó máa kó láìkì àwọn tí ni hey wallahi hey wallahi iṣẹ́ kèfèrí tó lágbára ní o lẹ́fìrí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n kà láwọn ń ṣe ìsìláàmù ni wọ́n ti di kèfèrí àìpẹ́ ni ìkan nínú àwọn narrator ọ̀ká fún mi ipé nínú àwọn ẹnìkan wà wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n lọ sí bí bóyá bí nìká kanáà pé àwọn oníṣúnà náà ṣe nìká ẹ̀ṣá àwọn obìnrin pé àwọn lẹ́kì náà obìnrin sí múra ẹwù múra gidi lélẹ̀ náà èwo ní kí ẹmọ rìn káàkiri ìlú èwo ní kí ẹmọ lójútì oníkálùkù náà mọ̀ kí à lójútì a rẹ̀ pé intestine sọ fún wa opposite rẹ̀ but ibi ayébálọ̀ là ń lọ ibi ayébálọ̀ là ń lọ ní kí à lọ ibi tẹ́sìn bá lọ là ń lọ wọ́n wà ní mọ́tò wọ́n ní káàkiri wọ́n sọ pé wọ́n jọ ń sọ̀rọ̀ ipé ah wọ́lá kódà inshallah bí mi ò sì mọ́ sí lílé yìí e, èmi tó ah ẹ̀pá obìnrin dẹ̀ ní ọkàn wọn soft gan kódà gbọ́nà àmà tán rí òye tán máa ń rí òdodo ọ̀rọ̀ gbọ́ lera lera lera lera lera ọ̀kọ́lọpọ̀ ní ó sì padà ṣe sì tí ó rẹ̀ tí ó padà gbádùn àmọ́ in tó ń sí àwọn èèyàn ní pé àwọn àfáà aládùúgbò náà tọ́rọ mọ́sà ti wọ́n sàlátù tọ́mọ́sì ra máa wọ́n ní táwọn fẹ́nu táwọn ìkanú àwọn ẹ̀ tó bá fẹ́ wá mọ́ bẹ̀rù ọlọ́ọ̀bá ó wá ń gbẹ́sìn yìí àǹfààní ọkọ̀ gbógun àmọ́mí ìkíní kódà àwọn òbí ìkíní problem àǹfààní lọ ń bá wọn wọ́n bọ̀ ẹ̀yà kíní ààrí lásàlátù ó ṣe bẹ̀rẹ̀ wọn lánàá ó fẹ́ gbà nǹkan ló àbójẹ lọmọ yíyẹ sí lọ́rọ̀ àbójẹ ní ìjábọ̀ ẹmọ́ ti fẹ́ mọ́ wallahi bá wọn àfá alágbàkùnrin sí mẹ́sí ni ẹ jágbẹ́ fẹ́ mọ́ gùn kọjá àbí ẹ fúra sí àbí ah, tọ́ tókè àwọn kan bẹ́ta ní sí o àwọn kan bẹ́ta o kọlọ́kọ́ sọ́wá ní o takọ́kọ́ sọ̀rọ̀ àwọn bí oníkọ bí ara sí pé ah, kí ní ẹ̀kọ́ ìtàlì ọmọ kéjì ààbò tó gáà nómi ẹ̀wọ̀ bí òrìgbà kí ló wà mẹ́ àmọ́rin ní wọ́n pọ́ẹ̀sì mẹ́rin pé ah, àwọn ẹgbẹ́ burúkú kan wà ní ìsìn ẹgbẹ́ wọn kó mílíkì wá fún yín ni ìyàwó yóò fẹ́ gba mílíkì lọ́wọ́ mọ́rin ó tẹ̀ tí wájú tó bá dínú Ramadan báyìí gan èyàn lè kó mílìkì lọ fáwọn bíyàn gan báyìí gan lọ wọ́n ti haram àbò bíyàn mílìkì jẹ́ kí yàn ga mílìkì kó kẹrẹ lọ fáwọn bínú àwẹ̀ gbádùn lọ lóríkẹ tí wá tún kẹrẹ lọ báyìí tó di pé ah! <laughs> ẹ̀yàn súnlọ ah! lọ kó wáyé àbí tọ́ bàtọ́ tó wá kẹrẹ súnlọ bàtọ́ ti kó mílìkì àbáyẹ̀ ó dà láyẹ́ra kọ́run ó dà in tó mọ́ sọ fánà àwọn òbí nípa ńgbà tẹ́rí ẹgbì nìsìn tẹ́lì má ti lè fi ẹmọ ibáyìí ó dà láyé ra nù ẹ lè fojú kán mẹ́jájú kú ẹ̀dàkùn òbí wo ni òní fẹ́ fojú kọmọ rẹ̀ in tí mọ́ ń pàkà àwọn pẹ́rẹ́ntì yẹn lè fi mọ́ sàlàyé fáwọn tó bá ẹ̀ṣẹ̀ ń gbẹ́sìn yìí lọ́pàá sóbi ni ó ṣe sùúrù ni o ó ṣe sùúrù sàlàyé fáwọn òbí ni sórí àwọn òwà sí tí wọ́n rí gbọ́ tó rí gbọ́dọ̀dọ̀ ní kìíní yẹn àwọn òrí gbọ́ tí wọ́n èyí tó kọ́kọ́ wà empty na. èyí tó padà wọ́n gbọ́ òun ní pé à ẹ́ ìnira bàbí mọ́ àwọn obìnrin ò tẹ̀lé bá wọ́n fò sókè ní àà yé ẹgbà mí o ẹlọ́kẹba wọ́mà mí ẹmọ́jẹ ń gbọ́mà mí lọ but ó ti fẹ́ kú hatred ìkíkíkí ní gánà ó bí ó ló tó bá tẹ̀ tí lè ṣe yẹ kó àwọn o kó mọ́ fẹ́rẹ̀ ni kan wá pẹ̀lú rọ bí rọ bá lọ lógún ọdún òdòdó sì lè lọ́jọ́ kan ẹwà wo rọ ní ìsinmi ìrọ bí wá ti mọ̀ ìfọ̀nà bàbá ìrìnbá ìlẹ́yà kọlù ọba

nígbàtí mo káyà kùrán tọ́lọ ní pé wa wassayna al-insana biwalidayhi ihsanan hamalathu ummuhu wahdan kurhan wa wada'athu kurhan ọlọ́run ni a ti báwọn yọ sọ ẹ̀yin òbí yín ó dọwọ́ yín èmi tí mọ̀mọ̀ tọ́lọ̀ bá ń sọ wípé wa wasoyna al-insana biwalidayhi hamalathu ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi amayn ọdún méjì gbáko ló fi jẹyà lórí rẹ̀ ló ń kó lè bá mú olóṣù mẹ́fà nù ya hmm? ìyókù ọdún kàtàbọ̀ onẹ́rì fọ́lọ́mú bọ́ fún ọlọ́dún méjì kò sáburú mẹ́ ẹ́ fẹ́ni báyìí ọlọ́wà ní àyíṣkúrù lìí wàlìwàlìdẹ́yíká ìlàjàlùwàsí ẹdúpẹ́ fún àwọn òbí yíò ẹdúpẹ́ fún ìyọ́lọ́wọ́ bá ẹwà dúpẹ́ fún àwọn òbí yí ọ̀dọ̀ èmì ọlọ́ọ̀bá ní pàṣẹ òun síbi tí mo wá ẹ̀kọ̀ alì níwà náà mìkì sóbì ya ẹ̀yọ súnà mi tẹpa ẹ̀yọ mí ò lẹ́pa ẹ̀yọ kan ẹ̀yọ gba 5,000 lọ́kún tẹ́rẹ́ ń gbà ẹ̀yọ mi ó lẹ́yẹ tí mo tọ́lọ̀ tó wọ́n pé wà ń já àdáka alá an tushrika bí ma ní ìsànaka bí ilmi tó máa fẹ́ fagidi mú ọ láti lè ti ẹgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ba àbí láti ṣe tọ́lọ̀ọba òfẹ́ ọlọ́ọ̀bá dápọ̀ ẹgbọ́ bìkọ́sọ̀ ló ga jù gbogbo nǹkan tó bá ti wà lábẹ́ tọ́lọ̀ọba òfẹ́ ọlọ́nifà láti kéèrù má ọ̀gbọ́dọ̀ òbí wọn wà sọ̀hìbùkú ma fi dúnìyà ma àwọn kó bí ẹjẹ́ kéfèé rí kí ní kẹ́kì ká ẹ̀sùn olè ń sìn gan ó gúdọ̀ dákàrà fún pé ìyá ẹwà ẹ̀sùn olè ń sìn ó ṣe sùúrù fún wọn ni sí mi tí mo mọ́ tọ́lọ̀ bá ń sọ ní kọ̀rá ní but wọ́n rí pé ah tàbáníká sòdodo pé ẹwà sẹ́rin táàmà yìí ṣe ká mọ́ pàrọ in tán sọ fún wa ní pé gbogbo lọ́wọ́ àwọn èèyàn káàmọ́ sọwọ́ ọmọ gọ́ ọmọ alùbálùbá

irọ́ ni èyí lọ mọ́ ń kí àwọn kódà àwọn ànagá ma rẹ̀ ṣpẹ́kẹ̀ ká àwọn ọmọ yíò ọmọ dáadáa ni wọ́n àmọ́ irọ́ ẹwà wo irọ́ yíò irọ́ tó ti wá lọ látogún ọdún kí lọ dodo ṣe òdodo ti wá lè bá báyìí wá di pé irọ́ yíò wọ́ kìí kò sẹ́ni mọ̀dù tó pàwọ mílìkì fún mọ́tí ó gbọ̀ngbọ́n àṣẹ ló ń sọ láti bí ogún ọdún tẹ́tí ń pàwọ mílìkì àwọn ọmọ gbogbo táàmà yóò kí ń ṣe nítorí pọ́lọ́wọ́ òfẹ́ ni wòkí fi ń ṣe kìí ṣe nítorí pé ẹ̀sìn wọn lóníkẹ́ máa sì bẹ̀ bá ẹ̀sìn tán ṣe òní ẹni tánàbí mú wá sallallahu alaihi wasallam so kí ibi tá ti lọ ní wípé wọ́n ti wá gbé ẹ́tẹ́ẹ̀dì ẹ̀sìn sáwọn olùmí lọ́kàn ní kí wọ́n ti hẹ́tì ẹ̀sìn burúkú burúkú tó bá rí èèyàn tó bá mójú tẹ́sìn báyìí wọ́n dẹ̀ bí ká gún lọ́bẹ̀ ni bí ká gún lọ́bẹ̀ ká tábẹ̀ pé kíni ẹwà wo ítẹ́dì yíò ítẹ́dì ń kọ́ wallahi kúfù ni kí ọlọ́bà sọ ọlọ́ni dhalika bi annahum karihu ma anzala Allah ìdí ni wípé wọ́n kórìíra tọ́lọ̀bá sọ fa ahbata a'malahum ọlọ́mkan basẹ́ wọ́n jẹ́ ni kí ọlọ́bà sẹ fún ẹ̀yí ọlọ́m basẹ́ wọ́n jẹ́ kí náà ṣe ẹ̀yìn kórìíra tọ́lọ̀bá sọ ah ẹ̀dàkùn ẹjẹ́ ká sọ́ra ohun ẹmẹ́jẹ́ ká mọ́ lórí pé ẹ̀yìn táwọn yẹn sọ sáà yẹn láìka mọ́ spread rumors a ma spread rumor nípa yẹn àwọn ọmọ yẹn ìrọ́lẹ̀ ń pa èyàn tó bá fẹ́ sọ̀lọ́dọ̀ fún ọ yóò sọ ní ìsìta bá ń sọ̀rọ̀ àfún bídí àta àfún jẹkújẹ a mọ̀ sọ bẹ́sọ̀ ní tọ́lọ̀ bá sọ tánẹ́bì sọ ni ìwọ́n ló sọ̀rọ̀ wípé lóòtọ́ ní táwọn fáìmọ̀ ha ha mọ̀ yẹ́ à ọmọ ìṣẹ́ báyìí ah musa ma ń wò irọ́ dẹ̀ ni ẹjíká bèèrè pa irọ́ ah so ayà nìkan ó tuntun aláti mọ̀

kò pọ́síbù kò lé méjì ò lè wà papọ̀ ẹ́ ìmọ̀ kọ́yẹ́kẹ́ ìfẹ́ tó ń sọ yẹn ìfẹ́ orí ahán ni ó nífẹ́ ọlọ́ọ̀bádọ́kàn rẹ ẹ́ ìgbà tó wá rí ọ̀rọ̀ tọ́lọ̀bá sọ kò wá bá fẹ́ nù rẹ mú ìgbà tó kú nífẹ́ ọlọ́ àtàlẹ́ òtẹ́lẹ̀ ó wa ẹjá jùpájú ṣe ilẹ̀ fọ́nàọ̀bá subhanahu wa ta'ala ká nẹra tán síbi ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá ká tán fi silmi kaffa káwọn mẹ́sẹ̀ náà bàtí yẹn àmì Allah subhanahu wa ta'ala kó sì dáadáa fẹ́ni kọ̀kan wa hadha wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu